بسم الله تعالى نعم، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نعم آه، أتسوى جنبتي أدوني وستقجه so wọ́n ni wa qawluna wọ́n ni gbólóhùn wa ta sọ pé wa hiya at-taqarrubu ilayhi bima shar'a nípa òun ni kí ẹ̀mà súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú nǹkan tó ṣe lófin yakhruju àbí yóò yọkó ń bẹ́ ọ àbí yukhriju yóò yọkó ń rẹ̀ ọ at-taqarrubu ilayhi bima lam yashra'hu ikẹ́ ẹ̀mà súnmọ́ Ọlọ́run Ọba pẹ̀lú àwọn nǹkan tí ó ṣe lófin min al-bid'i nínú àwọn àdádálẹ̀ والمحدثات àti àwọn àhúnjọ́nú ẹ̀sìn fala budda an yakuna taqarrubu ila Allah kò sí tàbí ṣùgbọ́n ìsúnmọ́lọ́wọ́ bá o bima shara'ahu Allahu li ibadihi ó gbọ́dọ̀ jẹ́ yìí tọ́lọ́wọ́ bá sí lófin fáwọn ẹrú rẹ̀ ni wa ala lisani rasulihi sallallahu alaihi wasallam ó sì gbọ́dọ̀ jẹ́ lórí ahán òjíṣẹ́ rẹ̀ wọ́n ni amma an yahditha ar-rajulu àbí an yuhditha ar-rajulu ṣùgbọ́n kí èèyàn kó wá dálẹ̀ o ibadatan ìjọsìn kan min indihi látọ̀dọ̀ ara rẹ̀ aw min indi shaykhihi àbí látọ̀dọ̀ afá rẹ̀ so kó ṣe pé afá rẹ̀ ní fún ní jọsìn so afá rẹ̀ náà fẹ́ gbajúmọ̀ fẹ́ kí àwọn àdúwà wọn kó gbajúmọ̀ so wọ́n ha fáwọn ọmọ kí wọn so kìníkan ọkàlùkú eh, wá padà eh, wọ́n ilé lásàlátù tí ẹ̀ àsàlátù bàbá kìíní àsàlátù bàbá kìíní kódà ìdílé kọ̀ọ̀kan ló mọ́ lásàlátù tí ẹ̀ ogboro àwọn kẹba tó di pé àwọn èèyàn hun nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá yí tí ó sí ń bẹ̀ ìntẹ́lómínà hun fúnra rẹ̀ àbẹ́lómí wò pé á ah, in tó ń rí pé ìgbà tọ́lọ̀ bá mọ́ gbàdọ́ àwọn tó ń bá kí irú àwọn nǹkan báyìí tó ń bá sáró àwọn nǹkan báyìí wọ́n tó ń bá ti sa 1 trillion so ní pé òun sẹ́ bẹ̀rẹ̀ ni so pé subhanallah 3 trillion so alhamdulillah 4 trillion so allah akbar 5 trillion kó wá sí la ilaha illallah kó fi 2 billion kó fi kó fi parí gbogbo ẹ̀ honestly àwọn èèyàn wà tí wọ́n ń ṣe gbogbo àwọn kẹba ìfà so àwọn èèyàn wà tí wọ́n ń ṣe rú àwọn kẹba ìdáadáa gan tó tó ń ṣe gbogbo àwọn kẹba ìdáadáa gan so kílẹ̀ rò pó fa gbogbo àwọn tẹ̀síwá tó mọ́ gùn gan kílẹ̀ rò pó fa gbogbo àwọn kọlùwà oṣù lóṣù mẹ́ta tí a rò pé ìrun náà kí bẹ̀ ìrun kọ́ náà kí bẹ̀ náà so gbogbo àwọn kaba iná náà ṣe ń bẹ̀ pé ká parí àwọn àwọn special car so wé àwọn olówó pé owó mọ́ra àwọn ó mọ́ra time tó pọ̀ gan so bóyá tó yá táwọn olówó bá gbé contract wa so tó wáyé pé contract tó ní kìí dáadáa ni so wọ́n rí bí wọlé khalwa fún ẹnu bada àwọn ilé ti àwọn ilé ti sọ ìjọsìn di tìjára gidi wọ́n ti sọ di bó láṣe máa jẹun oye so tó bá gbé wá so tó bá gbé contract wá so wọ́n ti wọ́n máa ń wọ̀n ni wọ́n máa ń wà dúwà bí ẹbí contracting so o lè o lè ra ọlọ́jọ́ o lè ra ní 10 days o lè ra ní 20 days ẹlòmí gan yáyà pé àdébí pé tó bá rà gan kò ní wọlé àkálọ́wà fún so ẹ́ rí pé client mi gan ìṣẹ́ tó ma bẹ̀ ni pé ẹmọ́jẹ́ aṣẹ́ ma pẹ̀yìn kẹ tó ṣiṣẹ́ wa oye so gbogbo àwọn kan <laughs> so gbogbo àwọn kan so nínú àwọn kan tí ìjọsìn Ọlọ́run bá dì ní tó sì pé tí ẹ bá pè Ọlọ́run bá fúnra rẹ̀ tí ẹ bá jọ́sìn pẹ̀lú nǹkan tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run bó gbádùn so Ọlọ́run bó gbádùn àyànà but kí ẹ wá lọ contract so ní tẹ́fìrí nìyẹn àwọn tálákà ìsábà tà lọ́dọ̀ àwọn olúbẹ̀ nínú àwọn olúbẹ̀ in táwọn náà ń fẹ́ àwọn olówó là náà fẹ́ náà àwọn náà fẹ́ dolówó so bóòlù sí wá jẹ́ ìtàlákà lẹ́wọ́n kóra yín wá so kódà yí tẹ́fì mọ̀ pé ilé ìjẹ́ òdodo ni pé ẹ̀rì pé láàrin ara wọn gẹni tó mọ́ ń gbọ́lá fún ẹni tí bá ń ráwọn olówó táwọn olówó bá ń ah, gbígbàdúwà wà lọ́dọ̀ eh, sheikh eh, mai kinigan so gbígbàdúwà wà lọ́dọ̀ wọn kí ẹ̀rà àwọn ọkọ̀ ẹ̀rà àwọn sunday sunday báyìí ẹ̀rà àwọn ọkọ̀ bẹ̀m̀bẹ̀bẹ̀ níwájú ọ̀dọ̀ wọn èmi lè mọ́ wá láti Oǹdó mi wá láti bomi mi wá láti kíní wọn gbígbàdó àná bá wá lọ́dọ̀ aláàjì so gbogbo àwọn ìjọsìn báyìí so káwọn sheikh yóò wọn fún so ẹlòmí yàtọ̀ sí pé yóò gba contract yóò tún fẹ́ni tó tún fún náà yóò náà sẹ́kíní yóò tún pín fún náà sẹ́ wọn náà gbọ́lọ̀ lọ́bàá so yóò sẹ́kíní yóò ní kóhun náà ma fà kankan lé so gbogbo àwọn kan báyìí tí ó tọ́lọ̀wọ́ bó sọ kalẹ̀ pẹ̀lú òfin báyìí wọ́n ni aw min indi fulan àbí ìjọsìn tó sì pé lágbájá ló ṣèjọsìn yẹn so táwọn ẹlòmíì tó ti ń bá Ọlọ́run ọba kẹgbẹ́ níbi ìmá dá ìjọsìn kalẹ̀ so wọ́n ti ń bá Ọlọ́run ọba kẹgbẹ́ níbi ìmá dá ìjọsìn kalẹ̀ ah Allah dá ìjọsìn kalẹ̀ so wọ́n ni aw fulan aw illan àbí lágbájá o wọ́n ni ghayri rasulillahi sallallahu alaihi wasallam tó yàtọ̀ sí òjíṣẹ́ Ọlọ́run ba fa hiya ibadatun mubtadi'ah gbogbo àwọn ìjọsìn bẹ́ ìjọsìn àdádálẹ̀ ni báàtìlà annù ni ìjọsìn bẹ́ wà màrùdúdà ọlọ́wọ́ bó dá padà ní ààlè ìlàfọ́lọ́wọ́ bá lọ́wọ́ ààlè sọ pé tó bù wà lọ́wọ́ bó gbà ara in tó bá wọ́ ọlọ́wọ́ bá ní ó gbà kìí ṣe pẹ́rú ní ó determine fọ́nà ọba pẹ́tọ̀ àti wá sí o sì gbọdọ̀ mọ́ gbà ọ̀yẹ́ so ẹlòmíì kọ́lá ẹlòmíì mọ́ gánmọ́ wí gbogbo àwọn ọ̀rọ̀ yìí lẹ́nu ọ̀yẹ́ pé ó kọjá pé bíbàdúrà ń bẹ lọ́dọ̀ àwọn kìíní tí ọlọ́run bá lọ́wọ́ di pé wọ́n wí fún yín sì ń gbọ́ ni àánú kò sẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run bá ń gbogbo léyìn so wọ́n ni so yí tẹ́fì rí ni ẹgbẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́bá ti rí pé ẹ̀wọ́n ni tẹ́bá ti fi sókọ wọn kashiful gham wọ́n ni kashiful gham gbogbo àwọn okọ báyìí àwọn okọ tí èyàn fi mọ̀ pé ah, ẹni tí èyàn fẹ́ lọ báyìí ẹni anù ẹni tó fẹ́ nù yàn so ẹnu anù ẹni tí kàn án torí sẹ́rí in reality tí ò yáwọn èyàn ni pé sẹ́rí business ni jálàbí ọ̀là business ni jálàbí tí ò yáwọn èyàn ni so business tó kàn mú ìtún parọ́ mọ́lọ́wọ́ bá dání ìparọ́ tí yíò ní kí tí wọ́n bá fẹ́ mọ̀ dáadáa tí wọ́n bá gbé kò rí dáadáa yìí pé business ni jálàbí àwọn ṣe bí business àwọn tẹ àwọn ṣe bí business dáadáa ni iṣẹ́ jálàbí àwọn ọmọ bí business ni oye so tí wọ́n gba contract tí wọ́n gba àwọn contract dáadáa tí wọ́n gba contract dáadáa so wọ́n ṣàdúrà wọ́n ṣe búburú àwọn kan báyẹn so kílọ̀kọ̀ rẹ̀ gẹ́ẹ́sẹ́ púpọ̀ yà jọ́sìn kan àbí nǹkan kan tó wọ́n ṣe ìtọ́n kí ní kan wà ń pa ṣe ìtọ́n kí ní kan wà tẹ́yàn gbúdọ̀ sàkíyèsí ṣe asúlù bí nǹkan ṣe rí ma ń wá but ṣètọ́nù ma ń wá ń jẹ́ káwọn ẹlòmí kí wọ́n ní kùsù ń bẹ̀ ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ ǹsìn kódà nínú ẹbọgẹ nínú àwọn kan tó jẹ́ ìjọsìn fún kẹmí àwọn tí wọ́n ń pe Ọlọ́run Ọba ní mẹ́ta tí wọ́n sọ pé Ọlọ́run Ọba bímọ sí àpẹyìn tó burú jù téèyàn ṣe nìyẹn èyàn sọ bẹ́ẹ̀ ṣe èyàn oníláwọn ẹlòmí nínú wọn tó yí wọ́n rí ìgbàkíní ìgbọ́gan tí wọ́n yí wọ́n ń ṣe dáadáa kó láwọn ẹ̀rọ pé bóyá bí wà pé wọn àlùjánnà ti dáhùn lójú ni wọ́n ṣe wọ́n ìwà wọ́n tún kó wà dáadáa wọ́n tún kó ṣe yíò ní rírù àwọn bẹ́ẹ̀bẹ̀ kódà yóò rí mọ́ dáadáa rí so ṣètọ́nù nìyẹn ṣètọ́nù mọ́ àwọn kan wípé àwọn kan wà ṣe àwọn tí wọ́n tí yíò fi mọ̀ pé kí ní ìyànà ní tòótọ́ bọ̀ ṣètọ́nù mọ́ àwọn míì lẹ́gbẹ̀ẹ́ tí ó fi mọ́ tàwọn èèyàn jẹ́ pé ah ewo kìíní ewo kìíní so ní táwọn àfáà fi máa ń sọ fún yàn ní pé kíyàn má gbàtànjẹ pẹ̀lú pé béèyàn sí ń jọ́sìn bí sí ń fi ìjọ́sìn hàn bí sí ń wò kóhun fi ìjọ́sìn ara kí ni tí ń ṣe gangan so wọ́n ní fahiya ibadatun mubtadi'atun batilatun wa marduda wọ́n ní kama qala sallallahu alaihi wasallam ẹni tó bá ṣe kí ni ẹni tó bá ń ṣe iṣẹ́ kan laysa alayhi amruna tó ṣe pé kò sí àṣẹ wa lórí iṣẹ́ yẹn fa huwa raddun iṣẹ́ yẹn ṣe kí ni wọ́n dá padà oye wọ́n dá iṣẹ́ yẹn padà fún ẹniyàn ni wọ́n ni wa qala ma laysa minhu in tí ó ṣe kí in tí ó sí ń bẹ̀ fàhúwà rọ́dùn mú dá padà fẹ́ nìyẹn wọ́n ni wà kọ́lá sallallahu alaihi wasallam wọ́n ni annabi sallallahu alaihi wasallam sọ pé wà iyyakum wa muhdathatil umur wọ́n ni ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ wà iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fún kí wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ ah, anu wa kullu dalalatin fi an-nar gbogbo anu ló sì wà nuna hadha huwa ta'riful ibada wọ́n ní eléyìí ni definition ibada so eléyìí ni definition kíni ibada òun náà ni pé ismun jami'in li kulli ma yuhibbuhu Allahu wa yardah min al-aqwali wal-zahirati al-batina ah, so àwọn pè ní kìnnì kan pè ní ìbádà ni so bákan náà wọ́n ní ìbádà àtàábùdù wà tàzálùlù wà lùkùdù ọ̀lẹ́kìtìyàrí wà tàkọrùbù ìlàlọ́hì bí má ṣàrọ̀á so àwọn definition tó fún kìnnì tó fún ìbádà ni so wọ́n ní wà á mọ̀ shirk wọ́n ní ẹ̀rí tán pè ní shirk ẹbọ fahuwa sarfu shay'in òun kí ma darí kẹkẹ min anwa'il ìbádà nínú àwọn ọ̀nà ìjọsìn li ghayri Allahi azza wa jal fẹ́lómi tó yàtọ̀ sí ọlọ́ọ̀bá so kí ẹ máa darí nǹkan tó jẹ́ ìjọsìn fẹ́lòmí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba kulna wọ́n ni a ti sọ innal ibadata anwa' ní pé ìjọsìn oríṣiríṣi ni kathira tó pọ̀ tukhadhu minal kitabi wa sunna ibi ta ma mú ìjọsìn ni Qur'an àti sunna kéèsèwé kan tí wọ́n húlẹ̀ kan lójọ kan wọ́n bá wọn tíra kan kọ́ ti pẹ́ àwọn ìjọsìn ayérayé wọ́n àwọn kẹ́fin igbá nẹ́bí adama tó rí mẹ́lẹ̀ ẹ̀ sí gbọ́ gbogbo àwọn ọ̀rẹ́dẹ̀rẹ̀mọ́nà ìlú yóò gbọ́ ẹgbẹ́ wọ́n gbẹ́ wọ́n gbẹ́lẹ̀ wọ́n rí tíra kan ìjú ò sọ́nù tí èyàn gbẹ́ kí oí so ní wọ́n gbẹ́lẹ̀ rí tíra kan pé ní pé àwọn sàrìmọ́níyà náà fi kọ́ so gbogbo àwọn ọ̀nà dandandan ohun lè yíò mọ̀ ní tó pọ̀ gan oye so gbogbo àwọn ọ̀nà dandandan pé níbẹ̀ wọ́n ara àwọn oríṣiríṣi ìran náfílà ìran náfílà mọ́kànlá tó tún yàtọ̀ sáà náfílà tàà mọ́ kí tẹ́lẹ̀ náà tún rí mẹ́ oye so ara ò inú kò ní ìdíkan lọ máa wúlẹ̀ kí nígbàtí ìpé bẹ́ bọ́wò lè yán fi ń wá mi kí so kí lọ fọ́ ó ti tó kíyàn sí kíyàn dúó níbi Kùránì àti Sunnah oye èyàn nídìí láti mọ ẹgbẹ́lẹ̀ kankan sí wọ́n ni falaw sarafa shay'an tán bá wá jọ́sìn fún kankan min anwa'i hadhihi al-ibada pé inú àwọn gbogbo àwọn ọ̀gá tí táwọn yẹn fi whereas àwọn náà ń ṣẹbọ gan gbogbo àwọn scripti scripti tán láwọn bá rí wọ́n ma ń gbá wọ́n ma ń gbọ́lá so ó contain secret of the universe in secret of the. ọdún mẹ́wàá lẹ́lẹ́ ti rí ìsìn àbí ọdún mẹ́wàá lẹ́lẹ́ ti rí àwọn Egyptian scrolls ẹlẹ́ rí ẹ̀sì ló contain gini secret of the universe àti tí ayé òsì tí ìjípadà láti gbà náà so scam ni irọ́ ni aláàkọ́ ni pé ó ń kálùkù náà fẹ́ feel important pé in tó ń discover nǹkan yẹn ló wà important again so everybody fẹ́ feel important again yeah lòun ibi discover àwọn egyptian scrolls táwọn ti rí táwọn fi ibi unlock àwọn secret of the universe kọ̀ọ̀kẹ́ ah in secret of the universe wọ́n lẹ́wà unlock unlock láti joy irọ́ ni so kálùkù náà fẹ́ feel important ni so ẹlẹ́kejì ẹbọ tó ti wọ ẹlòmíì láà so ẹbọ tó ti wọ ẹlòmíì láà ẹlòmíì wọn gbá ah, àwọn ìbò àwọn ìbò ṣẹbọ ìbò ń ṣẹbọ gan o ìbò ń ṣe yálàyẹ ẹbọ oye so wọ́n ń ṣẹbọ gan látara ìmọ̀kẹ́ látara ìgbéraga sọ́nà ọba so wọ́n ni ah, falau sọ́lọ̀fà shay'an min anwa'i hadhihi al-ibada li ghayri Allah tó bá dáyẹ̀tì kankan nù àwọn ìjọsìn yìí fún nǹkan mí tó yàtọ̀ sọ́nà ọba fa huwa mushrikun wọ́n ni ẹlẹ́bọ ni o ashirkal akbar ẹbọ tó ṣe kíni ẹbọ tó jẹ́ ẹbọ tó tóbi ẹbọ ashirkal akbar al-mukhrija èyí tó gbìyànkó nínú kíni nínú ẹ̀sìn wọ́n ni faman dhabaha li ghayri Allah èyí tó bá dùn kan sọ́lọ́wọ́ bá aw nadhara li ghayri Allah àbó pé á ìwọ́gí tó bá sì fún pé àwọn ní ládùúgbò ní pé tí yẹn bá lọ síbi igi yẹn tó wá lọ gbé ẹ̀jẹ́ igi yìí tó bá ṣe nǹkan báyìí báyìí fún mi ṣe nǹkan báyìí fún ọ ẹ̀ tó bá lọ gbẹ́jẹ̀ pé àà yóò ṣùgbọ́n ẹ́ pé nínú àwọn nǹkan tí wọ́n máa ń ṣe ní Yorùbá fíìmù nígbàtí yàn wà kékeré adúgbẹ́fọ́nà bí a pé wípé so burú àwọn òròyìn wọn bọ́n sí ń gbìn sáwọn èèyàn láti nílàkà láti kéèkéèké láti kéèkéèké nìyàn ìjẹ́jọ wá lẹ́lòmí iná nù yẹn pé ẹwà lẹ́lòmí iná yóò wá dàgbà yóò wá lọ mọ́ lọ síbi igi gan lóru àbọ́bájẹ́ ah, kọmọ̀ mi so ire igi rabata igi rabata wo nǹkan síra ẹ̀ lásán oye skáàmù nìkan ń jókòó tí oye <laughs> so kàn yóò mọ̀ kí lè gíra bàtà ló nígbé àtọ́ bá jẹ́ kọ́ mọ̀ ń ṣe kankan sí ẹ̀rọ whereas kò sí nǹkan tí gí ó ṣe fún nípe ah no ẹ̀tí mọ́ wá wẹ́lú mí o àfáà mi olórí ìkẹyìn ẹ̀wọ̀n nǹkan wọ́n gbà tí wọ́n bọ́ wọ́n bọ́ pẹ́tọ̀ àdẹ́wò bá wọn ní kẹ́kẹ́ nípe ọlọ́run ní o bá wọn bẹ̀ yóò sọ fún ọgbẹ́ ah tí ń yá sí ni pé kẹ́ lọ sí bí igi òsè igi òsè ah, ẹ̀wọ̀n gan ìwọ tó wọ́n bá tán rò pó sọ àwọn ọmọ papọ̀ mọ́ òun wọ́n sọ wọ́n papọ̀ máwọn ẹ̀dá ọlọ́wọ́ bá sọ wọ́n papọ̀ mẹ́bọ̀ ẹ̀wọ̀n gan so ipe ipe wẹ̀ lómi ah ọlọ́run kó sànù láàrín nǹkan táwọn tọ́mọ tó fi ń tàwọn èèyàn ni pé pé kó pé àwọn ìbáwà lábáwà ní ọ̀tọ̀ ni o wọ́n mọ́ fi ń kọlá pẹ̀lú lábáwà dáadáa ọ̀ ah kódà nígbà láwọn time fi hàn náà wà ní èyàn rí bí láwọn kọ̀ọ̀kan èmi ò sẹ́rí o àmì èyàn rí àwọn kọ̀ọ̀kan oye so nínú àwọn kan tẹ́ ma ń sọ ń gbà ní pé kíní so ní pé alábáwà wà ń bẹ̀ so lọ́dọ̀ wà ń bẹ pé àkólà ẹlòmí ló mọ́ ń bọ́ lówó kọlọ́n pàdé lọ́dọ̀ àwọn bàbá aláwò o mọ́ ń bá aláwò pàdé ní àwọn kíní wọn sẹ́wọ̀n kan so gbogbo àwọn kan báyìí kọ́lá ń bẹ náà tíra mi tó pé tíra lárúbáwá ni a so hàn láwùjọ wa yìí wọ́n sì ń ta wọ́n ń ta láwọn bí tán ti ń ta tíra kìtàbù tawhid wallahi tallahi wọ́n ń ta láwọn tíra tán ti ń ta kìtàbù tawhid àwọn kìíní yìí àwọn nǹkan tó yẹ kó mọ̀ bàyán mú jẹ́ nífà kódà mú rántí ó kọ tí náà yẹ báyìí tíra ṣẹ́rí tí náà yẹ báyìí látòkè délẹ̀ ẹbọ ni ẹbọ ló wà nù tí náà yẹ látọ̀bá náà fi kọ́ kódà àwọn so wọ́n wà ní wọ́n ní àwọn fẹ́ra àwọn náà ti mọ́ ẹ̀wọ́n mọ̀ wọ àwọn tó wá ń ta 500 naira èlú náà níbi àwọn a ẹ̀ so báwọn èèyàn sí ń ṣẹbọ tó láwùjọ wa nìyàn so wọ́n ní faman dábà so gbogbo àwọn ọ̀ràn òsà náà ti gbé sí bí tí à yẹn pé tí wáyé kó sàlẹ̀ òsà ilé ilé yẹn fẹ́ pè ó sì láwọn nǹkan tí ó ṣe tí wáyé pé ilé yẹn fẹ́ pè wọ́n ní faman dábà ha lè gọ́ ìrìlá àwọn nẹ́tàrí lè gọ́ ìrìlá ní pé àbó ó lérí fún nǹkan a àtọ̀ sọ́rọ̀ ọba ó gbé ẹ̀jẹ̀ àbó sí ẹ̀jẹ̀ àbí bá sí máa ń sọ ní Yorùbá aw sajara li ghayri Allah abu forí fún nǹkan mi tó yàtọ̀ sí Ọlọ́run Ọba ó forí balẹ̀ fún nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run Ọba aw da'a ghayra Allah abu ń pè nǹkan mi tó yàtọ̀ sí Ọlọ́run Ọba min al-amwat nínú àwọn tó ti kú ni wal ghaibin àtàwọn tí ò sí mọ́ aw istaghatha bil amwat abu sì kí ni abu ń wá ìrànlọ́wọ́ àwọn òkú wọ́n ní aw ghayri dhalik àbáwọn tó yàtọ̀ bẹ́ẹ̀ fa hadha qad ashraka ìrìn báyìí ó ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba azza wa annal ibadat sórí pàwọn ọjọ́sìn o wọ́n ni kullaha bi jami'i anwa'iha gbogbo ẹ̀ lápapọ̀ pẹ̀lú gbogbo ọ̀nà rẹ̀ lillahi azza wa jalla fọ́nà ọba nìkan ṣoṣo ni wọ́n ni qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni in dá àwọn aljannu àtàwọn mẹ́yìn àyàfi kan sí kí ni ká fi jọ́sìn fún èmi nìkan ṣoṣo ká fi fún èmi kí ni wa qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé wa'budu Allaha ẹ jọ́sìn fọ́nà ọba wa la tushriku bihi shay'a ẹ sì má sorokún papọ̀ mọ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ bó fẹ́ kéèyàn mórokún papọ̀ mọ́ wọ́n ní wàlẹ̀ ìbádàtù la tasihhu illa bi shartain wọ́n ní ṣe wá ní tàà ń pè ní ìjọsìn ò kèlé pé àyàfi pẹ̀lú májẹ̀mú méjì in tàà ń pè ní ìjọsìn kò lè pé àyàfi pẹ̀lú májẹ̀mú méjì wọ́n ní ashartul awwal aláwọ̀kọ́ al-ikhlasu lillahi azza wa jal kí iṣẹ́ àti ìkìláàsù ìbádà ìkìláàsù níyà ni pé lọ́kànyà ó gbọ́dọ̀ jẹ́ pé kíni Ọlọ́run Ọba nìkan lè yán ṣe fún bákanáà ìjọsìn yẹn náà Ọlọ́run Ọba nìkan lè yán gbọ́dọ̀ máa ṣe fún mélòó so tó wáyé pé ìkìláàsù níyà ò sí but Ọlọ́run Ọba nìkan lè yán ṣe fún but even lọ́kàn lọ́kàn èyàn nítorí nǹkan míì ni nítorí purpose kan ni yóò jẹ́ ya. òyìnbọ̀ tó wáyé pé ìbádà rẹ̀ gangan èyàn ń ṣe fún kẹmí tí yàtọ̀ sọ́nà ọba yálà àmẹ́lá nàbí ní ìyà so bí èyàn kàn ṣe ní lójú ni fún wọn pé bí wà fíyàn ṣe fọ́nà ọba but nǹkan mí lèyàn gbà lérò lèyàn ṣe fún so ṣírkù ni àbíyàn ti ń ṣe fún kẹmí tí yàtọ̀ sọ́nà ọba papọ̀ mọ́nà ọba náà so ṣírkù ni so èyàn ní bùkátà níbi ikhlas níbi níyà àti níbi ìbádà yẹn gangan náà salimatan mina shirk wọ́n ní ó gbọ́dọ̀ bọ́ pábọ́sẹ̀ kó ń bí ẹbọ fàyín kana fiha shirkun tó bá yí pé ẹbọ wà nù ìbádà yìí fàyín innaha la tuqbal wọn nígbà ọ qala ta'ala lọ́wọ́ bá sọ pé wa laqad uhiya ilayka a ti sọ wáhì kalẹ̀ fún ọ wa ila alladhina min qablika àti fáwọn tó síwájú rẹ̀ la'in ashrakta tó bá sọ gbogbo lọ́wọ́ bá la yahbatanna 'amaluk abba gbogbo sẹ́rẹ̀ jẹ́ wa takunanna minal khasirin ó sì wọ́n náà wọn tí ó ẹwọ ẹwọ ìfìtọ́wò ìbó ṣe lágbára tó látọ̀dọ̀ ọ̀rọ̀ ọba ẹwọ ìbásọ̀rọ̀ ìbó ṣe lágbára tó ẹ̀rin tọ́nà ma ń dájọ́ ọ̀rọ̀ kọ́ annabi sallallahu alaihi wasallam èyàn mọ̀ ẹlòmí ìjọra rẹ̀ lójú gan fa ẹwọ tọ́nà ma ń dájú rẹ̀ kọ́ annabi sallallahu alaihi wasallam ṣẹ́rí gbogbo nǹkan ló láyé tí ẹ̀ bẹ́ẹ̀ ni annabi sallallahu alaihi wasallam ẹni ọlá ni ẹni yìí ni ẹni àpẹ́lẹ́ annabi sallallahu alaihi wasallam kò but even with pẹ̀lú pẹ̀lú bẹ́ẹ̀ náà èyàn gbọ́dọ̀ máa ka àwọn àyà ìfáwọn èèyàn pé ẹwọ ẹwọ tó wọ́n bá ń sọ fáà nẹ́bí sàlọ́sà nípa ẹbọ a ń bẹ̀lẹ̀ tà sí èèyàn tí ò wá jámà kẹkẹ kó wá jọra ìlójú pé kò sí tọ́nà ó sì fáwà àwọn èèyàn gbogbo tí àwọn sọ àwọn èèyàn sọ fa àwọn èèyàn sọ gan nípa kí sí pé ẹran bẹ́ wọ́n kàn máa ń rò lásán o àwọn èèyàn máa ń sọ dáadáa ẹ̀kílọ́kílọ́ náà wọ́n wá fi fi rú ẹ̀yìn ṣe ẹwọ gan so wọ́n ni qala ta'ala Ọlọ́run bá sọ pé wa laqad uhiya ilayka àti sọ̀kalẹ̀ fún àti ṣe wáhí fún ọ wa ila alladhina min qablika àti fáwọn tó síwájú rẹ pé la in ashrakt tó bá fi lè sorogún papọ̀ mọ́ Ọlọ́run bá o la yahbatanna 'amaluk ilé dájúdájú iṣẹ́ rẹ̀ bàjẹ́ ni wa latakunanna minal khasirin ó sì wà nínú àwọn tí ó ṣòfò wọ́n ni wa qala ta'ala ọlọ́wọ́n bá sọ pé walaw ashraku tí wọ́n bá fi sorogún papọ̀ wọn lọ́wọ́n bá la habita anhum yóò bàjẹ́ fún wọn ma kanu ya'malun gbogbo tí wọ́n ṣe tẹ́lẹ̀ so mọ́jẹ̀ mọ́ an takuna muwafiqatan li sunnati rasul li sunnati rasul sallallahu alaihi wasallam iṣẹ́ yẹn gbọ́dọ̀ bá sunna òjíṣẹ́ Ọlọ́run bá mu so iṣẹ́ yẹn gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ bá sunna nabi sallallahu alaihi wasallam mu fala yakunu fiha ibtida' àwọn aládàálẹ̀ ògbọ́dọ̀ wà ń bẹ̀ wa ihdath àtàwọn àhújọ li qawlihi sallallahu alaihi wasallam nítorí gbọ́nà wà nábi tá nábi ni man amila amalan ẹni tó bá ṣiṣẹ́ kan laysa alayhi amruna kò sí àṣẹ wá ń bẹ̀ fahuwa raddun àdá padà fún oye fa'ilun bi ma'na maf'ul àbí sífà bi ma'na maf'ul so fahuwa ay mardud wọ́n dá padà fún wọ́n ni faman sarafa shay'an wọ́n ni ẹni tó bá darí nǹkankan min anwa'il ibada li ghayri Allah sí nínú àwọn ọ̀ràn jọ́sìn fún ẹlòmí tàtọ̀ sí ọlọ́run bá fahuwa mushrikun wọ́n ni ni ayyan kana hadha al-masrufu àádà al-masrufu lah gbogbo bí o bá ṣe jẹ́ o gbogbo bí o bá ṣe jẹ́ o ẹni tí wọ́n darí ìjọsìn yìí sí oye so wọ́n sọ mí báyìí pé mẹ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì fún ìbádà ní kíni iṣẹ́ yẹn gbọ́dọ̀ bá súnnà mu èyàn kò tó lásán kí àkàmà ẹ̀mí jẹ́ ìkìláàsì nígbàtí mo ti ní ìkìláàsì ń tọ̀ òsí nǹkan tẹ́mìkà mọ̀ pé mo ní náà ìkìláàsì kúrẹ̀ ìlú mi gan mọ́ bá dé ilé ìdí bí àwọn ọ̀rọ̀ mi ẹgbẹ́ òkè o ní ìkláàsì tó tọ́ bọ̀ sí bó sí ẹkọ́ sọ̀rọ̀ ló ń sí ok tàbátí ẹ̀lú ní ìkláàsì tó ń pè mara rẹ̀ tó tọ́ sí bó sí ẹkọ́ sọ̀rọ̀ ló ń sí ah kódà ń gbà tí mo sí aláì ìkláàsì ló jẹ́ sí kò tó bọ̀ tó yìí sí tó rọ́ǹgì na ẹ̀yin gbọ́dọ̀ sí kíni ẹ̀yin sallallahu alaihi wasallam ẹ̀yin gbọ́dọ̀ lè máa béèrè pé tọ́ sí lè bá súnnà nẹ́bì mú o ilé ìtafẹ́ ṣe só bá súnà mẹ́bí mú tán bá sì ti sọ fún yàn lódodo ó bá mú kíyàn máa ṣe kò bá mú kíyàn jáwọ́ kò bá mú kíyàn jáwọ́ but ẹlòmí ma ń bèèrè ń bèèrè pé mo fẹ́ jẹ́ ẹ sọ fún mi in ti má bèèrè lọ́wọ́ yín mo fẹ́ jẹ́ ẹ sọ fún mi kó tọ́ business kan mo ti ẹ̀fẹ́ fi hàn yí business yẹn ṣe jẹ́ pàfẹ́ ẹkẹ́ bá wọ́n bóyá eh, kíní ẹbọ̀ eh, tó bá tiẹ̀ tó wá jẹ́ báyìí kọ́ ẹbọ̀ eh, tó bá tiẹ̀ tó wá lọ bàbá mi kọ́ ẹbọ̀ oh, so gbogbo jẹ́ wọ́n sọ́rọ̀ ní pé haramu ní báyìí ẹwẹ́ lómi nígbẹ́ so bẹ́ẹ̀ lómi ti mọ́ sí nìyẹn so ẹlòmí ma ń bèèrè ń bèèrè pẹ́tọ̀ ẹ̀sùn tí ó tẹ́wà lọ́rùn fún wa so ah báwọn yẹn ṣe ń ṣe nìyẹn náà ní tàbí náà nìyẹn pé àbá mi ti mọ̀ pé yìí tóhun fi pilẹ̀ dáwà ọ̀run ìpé yìí tó bá tí àwọn ẹ̀lọ́rùn lòun mọ̀ sọ fún wọn so ẹlòmí tí ó ti fi pilẹ̀ pé yìí tó bá tí àwọn ẹ̀lọ́rùn lòun ah, rẹ̀ ní pé ẹjọ́pọ̀ ẹjọ́pọ̀ ẹjọ́pọ̀ so o ti wá mẹ́lú mi láà pé àkírùkọ rẹ̀ in táwọn èèyàn bá nífẹ̀ẹ́ sí náà ni ó mọ̀ sọ fáwọn èèyàn so in táwọn èèyàn bá nífẹ̀ẹ́ sí òun náà ni ó mọ̀ sọ fáwọn èèyàn in tó fún wọn pé ah nǹkan báyìí ni o nǹkan báyìí ni ẹ má dá àwọn ẹlòmí lóhùn sàwọn náà dẹ̀ mọ̀ pé ń tà wọn ni in táwọn nífẹ̀ẹ́ sí ni ó mọ̀ sọ fún wọn ìtẹ́lù mi fún ah èyí tẹ́mi fi láìkì inú àfá mórí àyí tó yẹ láìkì inú àwọn nǹkan tó gbágbà mọ́ ẹ mọ́ sí àwọn research tó gbágbà mọ́ ẹ mọ́ sí àwọn research tó gbágbà mọ́ èyí kàn sáfà jókòólé lásán ẹlùmí gbọ́n tí ò tó yìnbá pé dáadáa lákàá ẹlùmí fi lákàá yàn fi ṣeré dáadáa gan in tó jẹ́ appreciate yìí nìyẹn so so àní ẹni bàbá ńlá mi tí kọ́lá yóò tún máa fi sàpẹẹ pé Mori, afọ́múrí ẹlọ́kùn ẹ̀ kí ni mọ́ bá yín fún jò na? òun náà wá sọ ẹ̀rọ̀kùn gbá rẹ fún mi lésì so gbọ́n tán sọ èyí tó jẹ́ appreciate afọ́múrí gan nìyẹn ìwọ̀n wò gbá ah, gbogbo lára múrí sọ fún ibáyìí gbogbo ẹ̀ látòkèdélẹ̀ fíwò odó ní so kíyàn má jẹ ìròyìn bá wọn kíyàn má bèèrè fún súnnà Nabi sallallahu alaihi wasallam kíyàn bèèrè láti fi mẹ́rin ní ọ̀yẹ̀ kìí ṣe pé in tó bá wà in tó wà ní ọsọ fún wọn ara wọ́n ni faman sarafa shay'an min anwa'i ẹni tó bá wá darí ìjọsìn fún nǹkan mìí tààtọ̀ sọ́lọ̀ ọba fa huwa mushrikun ayyan kana al-masrufu lahu sawa'an kana dhimna yálà sọ́nàmàn jari sawa'un kana sọ́nàmàn yálà ó jẹ́ ère ni aw hajaron abúkúta aw shajaron abikini abújẹ́ igi aw jinnan abújẹ́ aljannu aw insan abújọ́ mẹ́yàn aw hayyan abújẹ́ alaye alaye ni aw mayyitan abújẹ́ òkú wọ́n ni faman sarafa shay'an min anwa'il ibadati li ghayrillah ẹni tó bá ti ń darí ìjọsìn fún nǹkan mi tó yàtọ̀ sọ́rọ̀ ọba wọ́n ní fahuwa mushrikun billah olùsẹ́bọ́ ní pẹ̀lú ọlọ́ọ̀bá kìí sọ olùmọ́lọ́ọ̀bá lẹ́yọ̀ kan ṣoṣo wọ́n ní wa shirku huwa a'zamu dhunub ẹbọ sí rẹ̀ yìí òun ni ẹ̀ṣẹ̀ tó burú ta'ala wa atlu ma harrama rabbukum alaykum ó e e ní ẹwà ẹjí nǹkan nǹkan tọ́lọ̀wọ́ bá tó lùwà yín ṣe léwọ̀ fún yín Allah tushriku bihi shay'a ní pé kẹ́ mọ́ mọ́rù papọ̀ mọ́lọ́wọ́ bá wa qala ta'ala ọlọ́wọ́ bá tó sọ pé la taj'al ma'a Allahi ilahan akhar ẹ mọ́ ṣe kíni ẹ mọ́ mọ́ mú ọlọ́run mí papọ̀ mọ́ ọlọ́wọ́ bá fataq'uda madhmuman makhdhula kó padà dípò di ẹni tí ó jẹ ẹni àlébù ẹni yẹpẹrẹ wọ́n ní wa qala ta'ala Ọlọ́hun bá sọ pé wala taj'al ma'a Allahi ilahan akhar wọ́n ní mọ́ mú ẹlòmí papọ̀ mọ́ Ọlọ́hun bá fatulqa fi jahannama kama wà jú ọ sí jahannama maluman lẹ́ni tí ó wọ́n ni máa mú ọlọ́run mi papọ̀ mọ́ ọlọ́run bá ọ̀fàtẹ̀kú na minal mu'adhabin kò mọ́ wà nínú àwọn tí yẹ ó jẹ ṣe wọ́n àwọn ẹwà àwọn kìlọ̀ yìí ọlọ́run bá tún wọ́n mọ̀ dájú rẹ̀ kọ́ annabi sallallahu alaihi wasallam so ìdó gbígbá annabi sallallahu alaihi wasallam náà òun náà ló wà ablag annabi náà ló ṣiṣẹ́ jù níbi pé kéèyàn kìlọ̀ fáwọn èèyàn láti kìlọ̀ fáwọn èèyàn níbi pé kán gbóhùn ga ibi tó sì ti máa ń bẹ̀rẹ̀ ní pé kán kọ́kọ́ máa yìnyàn kọjá bí tẹ́yìn ò tó kọ́kọ́ máa yìnyàn kọjá bí tẹ́yìn ò tó pé àṣẹ́kì ah, ah, ah, tayọ ṣéèkì tayọ aláìsí wọn bá búra pé ṣéèkì fẹ́ kí ní wọ́n tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ ibi tó ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ nìyẹn tí wáyé tó wọn bá wọ́n gbọ́ gbogbo àwọn kan bá ìmọ̀ yóò dákẹ́ ẹ àpẹẹrẹ àwọn mọ̀hádìsí àwọn ìkànnà àwọn tọ́lábà ní pè wá bẹ́ẹ̀ ìkànnà àwọn tọ́lábà ní pè ń bẹ́ẹ̀ ẹ̀ sì ń wò ó mọ̀pẹ̀ ń bẹ́ẹ̀ so bí sí ma ń bèèrè nìyẹn kí àwọn ọkọ̀ ma gbé àwọn èèyàn kọjá kọjá kí lọ́kọ̀ ẹni jáfẹ́ rẹ̀ lómi nìyẹn pé ẹ́rì pé àwọn táwọn èèyàn bá ń gbé kọjá àlà ẹni tó bá ipò wọn jọ́sìn fún gbogbo èèyàn tẹ́lẹ̀ ni tó bá dọ́rọ̀ rẹ̀ níbẹ̀ yóò ní ah wàlá ustaz mo jẹ́rìí pé wàlí Ọlọ́run ni ẹ̀ sí ìlú àwọn èèyàn bẹ́ẹ̀ rárá yóò ní ah wàlá ustaz mo jẹ́rìí pé wàlí Ọlọ́run ni bíbàdúrà ń bẹ rárá yín gan bẹ́ẹ̀ bí mo ṣe ń ní látọ̀ àtọ̀kọ́kán wàlá ìmọ́lẹ̀ ń bẹ lójú yín ah, ah, ẹlòmí ò tí ó mọ̀ búra gan tẹ́wà ní ààrẹ ah, táyì gbogbo náà dáadáa sí yíò wọlé mọ̀ ní àyíkọ́ ẹ̀kẹ́ mọ́ sọ náà

ó kọ́kọ́ ṣe sùjúdù náà ẹ̀tọ́ oníkẹ́ ẹwà ní àgbógbélé ah, yóò ní di àtúbẹ̀ jù lọ ní àyín táwọn ará ní lára yín ẹ̀yin ò lè rí lára yín ibi tó sì máa ń bẹ̀rẹ̀ nù kí ẹgbọ́gbọ́ mọ́ sí ẹni kan máa gbáwọn èèyàn ga kí ẹ̀nà máa wá dákẹ́ wọ́n ah, ti ẹ̀

èyàn mọ́ ọ̀nà tí ṣètán lè gbàyọ sí yẹn ẹwà ìmájì kí rẹni báwọn kó wá ń bẹ́ bóyá ẹni ẹwà padà kú ṣètán wá lọ mú bóyá lọ mú sí ọlọ mú ìkẹ̀kẹ̀ wá kó ṣẹlẹ̀ nígbà tó kú wọ́n ni à ẹlọ́kùn mo fẹ́ jẹ́ ká mọ̀ nǹkan kan lé sàárè àfà nígbàtàfà wà láyé ẹni ọlọ́run ni kìníkàkìníkà ah, gbogbo àwọn ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ bíbà pé wọ́n bọ́nà ń pín bíbà pé wọ́n bọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ tọ́nà púpọ̀ àwọn tọ́nà bá náà máa ń sọ nìyẹn pé tí ẹ̀wà tí ẹ̀ bá mi sí ẹ̀ bọ́nà bá pín àmì indahumul ghaibu fahum yaktubun ní pé àbí ṣe ọlọ́run bá gbàmàrà yìí ọlọ́run bó bá yìí tẹ̀yìn dá sí àbọ̀ ìgbéraga ọmọ èèyàn tẹ́lùmí bá ń sọ̀rọ̀ bá ìgbà pàwọn ọ̀tọ̀ ọlọ́run jọ ń tò ní pé àti ah, parí ẹ̀ pé gbogbo yín lẹ́sọ̀rí rẹ̀ àti parí ẹ̀ pé gbogbo yín lẹ́sọ̀rí rẹ̀ ẹ́ ní pé àti parí àti parí ẹ̀ pé gbogbo yín lẹ́sọ̀rí rẹ̀ ẹ́dàkùn ìgbòrẹ̀ parí ẹ̀ sí wọ́n pé ìgbà tí mo lọ hajji mo bọ́lọ̀ ń sọ ó sì lóhun ti gbà mo bọ́lọ̀ ń sọ ó sì lóhun ti gbà oyin ìbòlò ah, náà sí lóhun ti gbà so gbogbo àwọn ìgbéraga sọ́lọ́wọ́n ọba ìgbogbo àwọn ìbò àbáyì kíyàn níwà báyì sọ́lọ́wọ́n ọba wà láì gbogbo tó yíkẹ́ bọ́pọ̀ láwùjọ ni òun kálùkù náà wò pé òun ní ráìtì kan sọ́lọ́wọ́n ọba ní tó dẹ̀ mọ́ ń fa ni pé káwọn èèyàn jọra wọn lójú sí ọgbá sọ kí ní ẹ̀ náà pé kíyàn ní gbọ́ ìgbéraga yẹn wallahi ó máa jẹ́ kíyàn kó sẹ́bọ̀gẹ̀ kì tí wá jẹ́ kíyàn ródòdó bọ̀ tí a bá jẹ́ni tó máa rẹ̀ra rẹ̀ nílẹ̀ tó máa rẹ̀ra rẹ̀ nílẹ̀ tó máa rẹ̀ra rẹ̀ nílẹ̀ wàlá òdúdó ma rọ fún rọrùn fún láti gbà yóò mọ̀ improve life rẹ̀ ẹnu kí lèyàn fẹ́ fi ìgbéraga ìgbéraga tí ó gbẹ̀yàn wọnú náà kí lèyàn fẹ́ fi ṣe ìgbéraga tí ó gbẹ̀yàn wọnú pé àjábọ̀ ah, ah, fáwọn àgbàlagbà ẹwọ kúfùrúfa àjábọ̀ fáwọn àgbàlagbà gbogbo tí mo sọ gbogbo tí mo ti gbọ́ pé bóyá ajábọ̀ fáwọn àgbàlagbà ẹmọ́ lórí ìtàwọn àgbàlagbà wà ń bẹ ìtàwọn àgbàlagbà wà ń bẹ ẹbọ tó rá fáwọn àgbàlagbà ẹwọ̀n kan kí ẹ̀wọ̀n pé èyàn yóò lọ jábọ̀ fẹ́ an yuttakada ma'a Allahi siwahu fil ibada wọ́n ní ìyọ̀gbọ́dọ̀ mú nǹkan mí tó yàtọ̀ sọ́nà ọba papọ̀ mọ́ nínú ìjọsìn ya anna al-ibadata haqqun khalisun lillahi azza wa jalla tó pé ìbádà ẹ̀tọ́ tó pí ọ̀fọ́nà ọba nìkan ṣoṣo ni la yastahiqquha ahadun ghayru Allah ẹlòmí ò example example tó wà explicit tara mọ́ ẹ̀ ni ó jẹ ká mọ̀ báwùjọ wá ṣe drench sí tó nínú ẹbọ so yí kíyàn pè wọ́n bí rifq pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà tó bá yẹ pé ẹbọ lè yàn rí gbà lọ́wọ́ ẹlòmí tí ó sáà fi ẹgbọ́n tán Nabi sallallahu alaihi wasallam sọ ni ìpé kan gbígbónúwọ̀n ẹyọ kan tí ń fi bọ́ jàrí wájú Ọlọ́run Ọba so gbónúwọ̀n ẹyọ kan tó ń kàn fi bá jàrí wájú Ọlọ́run Ọba oye so tán Nabi sallallahu alaihi wasallam fi ń sọ fún Abu Talib so kódà tó bá yẹ pé ẹbọ lè yàn rí gbà lọ́wọ́ ẹlòmí kí ẹ̀ sáà rọra rí gbà kó fi lọ bọ́lọ̀ bẹ́ẹ̀ ó pé o yíò sáà rẹ bọ gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀yẹn ti wo pé tọ̀ gbogbo nǹkan èyàn lè mọ́rí gbogbo ẹ̀gbà kí ẹ̀ kọ́kọ́ gba ẹbọ ní tó sí pé wọ́lá dáwà ó bùkátà kíyàn tẹ̀lé bá nábi sèse kí sí pé mórí pé ma ń lọ sódò Ọ̀ṣun náà ẹjá ọkọ̀ fèrè ìrìnlẹ̀ ẹ̀yọ àwọn àfá wà tó yẹ ká máa rán ní hajji so nínú àwọn zaka ní táàmà tààdì máa àyẹ́wọ̀n pé àwọn olówó máa ń gba wà sí zaka gan o irọ́ ni pé ṣe rí àwọn èèyàn mọ́ kìníkà àwọn ẹmọ́ wọn sọ pé ẹ̀yàn fáwọn olówó ìwọ̀n iye zaka nítorí pé wọ́n bá wọn sọ̀rọ̀ zaka irọ́ ni wọ́n máa bá wọn sọ̀rọ̀ zaka dáadáa wọ́n máa bá wọn olówó sọ̀rọ̀ zaka dáadáa ẹlòmí náà nígbà tó ń náà bá wù ní kan máa ń yọ so but ẹlòmí ìbí tán ma ń bá sọ sí ni pé tọ̀ àwọn àfáà fẹ́ lọ hajji àwọn àfáà fẹ́ lọ hajji oye wọ́n fẹ́ lọ hajji ẹlòmí ni ó wà sanwó hajji wọn oye so ní pé so ara èyí ó bẹ̀rẹ̀ bí ẹbọ tí ẹ̀ bá rẹ̀ lòmí ìlà ń bí ẹbọ ah, èyí tẹ̀ ń se yẹ ẹmọ́ se mọ́ tẹ bá kú lórí ẹbọ ni o iná ni o ẹlòmí bùkátà kí èyàn dẹ́rù náà bá o pé láyé sí wọn pé sọ pé wọ́n náà ilẹ̀ wọ́n náà sọ ní sọ fún yín oye láyé sí iní wọ́n èyàn pè wọ́n bí rifq kán fẹ́ bọ̀ òun lè wáyẹ̀ pẹ́ bọ̀ òun so àwọn àsìkò tó sì máa ń dá ńgbà mí kéèyàn pè wọ́n yí tó fi ṣe pé wallahi èyàn ní sí láti ṣe pàápàá jùlọ nígbà tí kú bá ti súnmọ́ gan tí gbogbo tẹ́ ara ti tán ti ju agbára lẹ̀ oye tán ti tán ti tán ti dàgbà pàápàá jùlọ tẹ́lùmí bá tiẹ̀ ti fẹ́ kú èyàn máa rọ̀rọ̀ bá wọn sọ ń gbà wọn èyàn máa rọ̀rọ̀ bá wọn sọ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ tawhid èyàn àmọ́ ìwọ̀n bá sọ but àwọn tẹ́yìn òòrì náà àwọn ọmọ tẹ́yìn òòrì náà ma ń kó bá wọn ibi tí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ tawhid yẹn tó ń sápá tó ń sásọ́ tó ń sásọ́ sí làwọn ti ń wọ ọ̀rọ̀ ayé pé ẹ́ bíbà bébé kú owó school fees so ìgbogbo tọ́wọ́n táwọn ọmọ rò ní pé ẹjẹ́ kí àwọn aláfà wọ́n ní gbígbàdúrà ń bẹ lọ́dọ̀ afákan báyìí so ìpòkúpò gbogbo àwọn tàbí pòpọ̀ nínú àwọn kan tó yí pé nínú yàtọ̀ sí pé ẹbọ ní ìtumọ̀ ní ara lárọ́tọ̀ so but kíyàn gbìyànjú tí ẹ tó bá ṣe pé kíyàn bá wọn jà náà ni pé alẹ́sẹ́ ẹ̀ ní kó bá wà báyìí kíyàn ma bá wọn sọ̀rọ̀ tawhid kíyàn ma bá wọn sọ̀rọ̀ àwọn àsìkò tí aláwọn àsìkò tán bá ti dàgbà tí kú bá ti dé àwọn juwọ́lẹ̀ gan kó láwọn juwọ́lẹ̀ gan sí ẹ́ nítorí pé kíníkà ni pé ẹni tí ń tara rẹ̀ náà mọ̀ bọ́yẹ̀ ẹ̀tàn lórí ẹ̀tàn lòun wà reality life ni reality life ni pé ṣe ni tí ń tara ẹ̀ náà mọ̀ pé orí ẹ̀tàn ló ń wá bọ̀ ṣe ẹ̀rí kò ní jù ẹ̀tàn yẹn lẹ́wọ̀ tí kò bá sì dé àpẹẹrẹ tẹ́ fi mọ̀ ní ẹ wo Fìràún bí Fìràún ṣe bó ṣe yẹ̀yà kúyà tó ẹ wo bá tí tó ń náà mọ̀ pé yìí tó ń wà lórí ẹ̀ ṣe ẹ́ sọ bàbá tí wọ́n ń ṣe tí wọ́n ṣe sáwọn náà mọ̀ pé anù làwọn wà lórí so yí tó fi ṣe yí tó bá ti di kéèyàn bá wọn sọ̀rọ̀ ẹ̀fí ẹ̀yìn náà mọ̀ pípò kò sórí ẹ̀ mìíní kò sí kankan bẹ̀ ẹ má pín kankan má ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá ní gbogbo ẹbọ tẹ́ ti ṣe yá bá wọn sọ̀rọ̀ but ibi tí ẹ ti ń bá ni ìyàwó tí ń wò pé tọ́ àwọn ọmọ tó ń tí ìdàgbà ọ̀ níyàwó tí ah ọlọ́run jẹ́ aláwọn èyàn búrọ̀ sapá fámílì yẹn fa èyàn búrọ̀ sapá ìyàwó téyàn ó fẹ́ àwọn ọmọ téyàn ó bí téyàn ó ṣe rẹ̀ wọ́n ibẹ̀ ni ìyàwó kékeré ó ti mọ̀ pé àmọ́ tòun ò tí dàgbà in tó jẹ́ kílà yìí sì sáré tó máa sáré pé kí bàbá wí ṣàhádà báyìí òun ti parí skúl ni àwọn èèyàn bá sì máa ń ronú nù ọ̀tọ̀ ni tí wọ́n lé ọ̀tọ̀ ni táwọn lé ìrorí yóò jọra wọn gbogbo ọ̀rọ̀ tó ń bá láìké ẹ̀tẹ̀ wá gbọ́n tí láìsí bá bàbá sọ ìyàn bá wọn sọ̀rọ̀ láìláìlára onígbà tó ń ti parí skúl kò ní yé mọ́ sọ bẹ́ẹ̀ àmọ́ tòun tí wà ń bẹ̀ tán ìwà primary school ìyàwó kékeré lòun sẹ́wọ̀n kan so àdánwò àdánwò life mi yàn so kọ́nà ọ̀pá kó ṣàánú wa kó ń bẹ̀ so fọ́nàwà kó láwá kó ń bẹ bọ́ nǹkan tí ẹ̀gbọ́dọ̀ sánú àwọn èèyàn gan ní ẹ̀gbọ́dọ̀ sánú àwọn èèyàn kó ti ẹ̀fẹ́ bọ́ọ̀lẹ̀ káti ẹ̀fẹ́ ẹ bọ́ọ̀lẹ̀ kí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ bọ́ yẹn ẹjọ́ máa fi ilẹ̀ dáadáa máa ń pè dáadáa ní tá máa fẹ́ bọ̀ yẹn lẹ̀ yóò tún pè dáadáa mí tẹ́yìn olè rí wọn pè wọ́n sí yóò tún pè dáadáa mí tẹ́yìn olè wọn pè wọ́n sí so wọ́n ni yàánà al-ibadata haqqun khalisun lillah torí pé ìjọsìn ẹ̀tọ́ tó mọ́kànlá fọ́nà ọba ni la yastahiquha ahadun ghayra Allahi azza wa jalla ẹlòmí ò tọ́ sí yàtọ̀ sọ́lọ́wọ́ bá o hunaka man yufasiru shirk wọ́n ní ó ń bẹ̀nú àwọn èèyàn tí wọ́n ń tú ẹbọ bí annahu ibadatul asnami faqat nígbó kí ẹmọ ọbọ̀ èrè lásán ni bẹ́ẹ̀ ni kódà wọ́n pọ̀ láwùjọ wa gan torí àwọn ẹmọ káwọn táwọn sẹ́ ò yóò pọ̀ àwọn táwọn ó sẹ́ yóò pọ̀ ní pé ẹmọ bèèrè máa ẹ̀rì pé tó ma bọ́ sí báyẹ̀ nídi kama sọ pé ẹmọ́ bọ́ sàárì ma wa amma ibadatul awliya àmọ́ kí ẹmọ́ bá wọn awliya oye wa salihin àtàwọn tán rùpa wọn èèyàn rí ni wọn wal abriha àtàwọn sàárì àwọn sàárì lánlá falaysat bi shirkin indahu wọ́n ni kìí ṣe bọ́lọ́dọ̀ ẹni báyìí wa innama hiya tawassul àwọn tó lágbára jùlọ tún wá dámọ́ ni ah gbogbo gbàlẹ̀ yí ń sákàsọ ní gbogbo gbàlẹ̀ gbọ́dọ̀ sí àkàsọ ní tí gbogbo gbàlẹ̀ gbọ́dọ̀ ẹ̀ lè pẹ́ lọ́wọ́n bá directly wọ́n ni wọ̀tọ́lábùn lè ṣàfáà àti kí a máa ṣe kí ni kí a máa wá ìsìpẹ̀ ni wà máa ni wọ́n faqat ibadatul asnam kí a máa so rita si doni insha Allah ta'ala kọ́nà wà kí kó láwà àtàwọn àti àwa àtàwọn mẹ̀lẹ́bí wa kéṣeré o ọjọ́ ìpínlẹ̀ lè yíò mọ̀ reality sọjọ́ ìpínlẹ̀ lè yíò mọ̀ reality gbogbo ẹni tí tẹ́yàn tí ń sì tán sọ fún sí tóun náà ń kípa tí ń ṣe gbogbo ẹ̀ tí ń ṣe gbogbo ẹ̀ à ló bá dójọ́ ìpínlẹ̀ ẹ wo bàbá nẹ́bí Ibrahim sẹ ẹ wo tí ó ṣẹlẹ̀ lójọ́ Azar yóò wà bá pẹ́tọ̀ gbogbo tó bá sọ fún mi lórí nígbà ẹwẹ́ ìwọ̀n kẹ́ gbogbo tó yẹ kí ẹ̀jẹ́ kan mọ̀ ní pé ẹbọ nítùmọ̀ ọ̀tọ̀ bí mi ti dira rẹ̀ pa pé ẹwọ ẹwọ nǹkan Ọlọ́run bá fẹ́ là ọ́ bá fẹ́ là ọ́ bá wá fún ọlọ́mọ tó gbẹ̀sìn yẹ Ọlọ́run bá ṣàánú rẹ̀ àwọn yòókù rẹ̀ bí tí wọ́n ti ń pa owó wá fáwọn òbí wọn ọkùnrin so Ọlọ́run bá kẹ́ ọ pẹ̀lú rọ́yìn báyìí ó sì wọ́n wò pọ́ Ọlọ́run bọ̀ sọ́rẹ́ fún sàbí pé ah irú ọmọ owó ni Ọlọ́run bá ọ̀yí so gbúrú àwọn kan bẹ́ẹ̀ so Ọlọ́run bá sọ́rẹ́ fẹ́ lómi Ọlọ́run bá dẹ̀ se rí gbogbo láìfù yìí gbogbo mọ̀lẹ́bí tàn ṣe láìfù yìí ló bá dálkì àmà gẹ́gẹ́ ló ń kálùkù ọmọ ìtọ́ wà so èyàn búrọ̀ tawhidi gẹ̀ẹ́sẹ̀ tí ẹ̀mọ́ ń kàlẹ̀ kan gẹ̀ẹ́sẹ̀ tí ẹ̀mọ́ fi ń sáwàdà ọ̀ èyí tí ẹ̀mọ́ ń sàmá ní ọ̀rọ̀ tawhidi sẹ́ pé alẹ́ ní sẹ́bọ́ ni gbogbo tí ó gbẹ́bọ wọ́nú lé mi ìní gbà wọlé ẹ̀yin ọmọ mi kò sẹ́bọ tí ó ma gbin sára àwọn ọmọ tí ó ma gbin tawhidi so eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gan tó kọ́nà bá kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó gbin ìfẹ́ tawhid sí wa lẹ́mì ìkórìíra ẹbọ kọ́nà bá kó lékún lẹ́mì wa so bí tásí dóní so hádà wallahu alam wa sallallahu wa ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀ pé kò dá kí ẹ máa gba oúnjẹ lọ́dọ̀ àwọn Christian fún Christmas tó bá gba oúnjẹ yẹn ṣó kó dànù ní àbí kó. kó dànù náà ni kó má jẹ kó má jẹ kí a sì mẹ́ta títí gbogbo àwọn onísọkúsọ pé èèyàn lè gba oúnjẹ èèyàn lè gba gbogbo nǹkan márùn so nínú àwọn ẹni ànú nínú àwọn ẹni ànú tó ń pèpè sí ànú láwùjọ náà nìyẹn gbogbo àwọn tó máa ń pèpè ẹ̀mọ̀ tó máa ń bẹ̀rẹ̀ ni pé scholar have varying opinion ibi tó ti máa bẹ̀rẹ̀ nìyẹn pé àwọn olùmọ̀ ní àwọn opinion ọ̀tọ̀ọ̀tọ̀ so ah kíní gangan ṣìárù ẹbọ yìí àní kó kú lára àwọn èèyàn bó lẹ́sẹ̀ fẹ́ kó kú tẹbá tún sọ fáwọn èèyàn pé lè máa ṣe kíní wọ́n lè máa gba ìrẹsì àti chicken oyi so bó lẹ́sẹ̀ bó àti kókì so bó lẹ́sẹ̀ fẹ́ kó kú lára àwọn èèyàn kò lè kó so kí tàwíìdì bá fi lè lékún lẹ́mì rẹ̀ ìkórẹ̀ ẹbọ kó sì lè lékún sí lẹ́mì rẹ̀ so kó mọ̀ jẹ kó dánù ni kó wé sí irú oúnjẹ bẹ́ẹ̀ ó pé àbí tó bá ti ẹ̀wà láwọn ẹran àwọn ẹran àdúgbò kó fún wọn jẹ ọyẹ tó kó fún wọn jẹ so ilé sí èrè fún ojú Wọ́n yíwá bí ìrẹ́gbómi bí tí wọn lè fi bẹ́ẹ̀ sípè rárá wọ́n sàájú wá ní sáàdì wọ́n wọ́n lè kàn lábùkù ọjọ́ àwọn ẹgbẹ́ òun ó kàn wọ́n lábùkù ṣé kò lè kàn wọ́n lábùkù àmọ́ ó lè gbà bẹ́ẹ̀ àbí lọ́dọ̀ ọlọ́run ọba so kò tíjú ọlọ́run ọba ń tíjú àwọn èèyàn yastahiyuna minan nasi wala yastahiyuna minallah wọ́n ń tíjú àwọn èèyàn wọn ò sì kí wọn ò tíjú ọlọ́run ọba wọn ò tíjú ọlọ́run ọba tí wọ́n ń pè tí wọ́n wọ́n tíjú táwọn èèyàn sàn so irú ẹni bẹ́ẹ̀ kò bàbàrà ọlọ́run bá tó ní so hádà wallahu a'lam ṣe jẹ́ ká dómi bá subhanaka alhamdik ashhadu an